الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ابتي على يتدوناني أغنقى التوحيد على تشالي توحيد الربوبية توحيد الألوهية عشان يني يوباسوكي gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé a ti máa ń ṣàlàyé rẹ̀ dáadáa tẹ́lẹ̀ náà ìdí tí yálà yóò dẹ̀gbọ́dọ̀ dúró lórí rẹ̀ kí ẹ mọ́ rò pé ah ṣe tàwíìdì nìkan ni o ní wípé tàwíìdì ta ń ṣàlàyé yìí àti àwọn ọ̀rọ̀ ìpìlẹ̀ ta ń tẹ́yàn bá ń kírun tẹ́yàn gbáwẹ̀ṣẹ́ tẹ́yàn ṣe gbogbo àwọn ìjọsìn tẹ́yàn ṣe sọ́dákọ́ èyàn ṣe sàárá èyàn ṣe sí olórí gbogbo ẹ̀ táwọn kí ní yóò bá ti dúó láwọn ilé ìpìlẹ̀ gẹ́gẹ́ láwọn ilé níbi foundation tí yóò bá ti dúó àbí tí kan nínú àwọn nǹkan tó lè bẹ̀sìn jẹ́ yẹn bá ṣe ń bẹ lára yẹn à gbogbo nǹkan fi ń sọ nínú Kùránì pé wa qadimna ila ma 'amilu min 'amalin faj'alnahu haba'an manthura ọlọ́ni gbogbo nǹkan tí àwọn kèfèrí tí wọ́n ń ṣe níṣẹ́ àwa kọjú sí àwa sọ gbogbo ẹ̀dí haba and manfiwaron a sọ gbogbo ẹ̀dí bí dust particles a gbẹ gbogbo ẹ̀dà lọ bí eruku ní àbí ọlọ́ọ̀bà kó mọ́ gbọ́sẹ̀ wà dànù bí eruku ni tàwídì al-asma'i wa sifat tàwídì tó ní ṣe pẹ̀lú àwọn orúkọ àti àwọn

ànábì yẹ n ń sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nú tí bá ń ṣe wípé ọ̀rọ̀ wá bá ànábì láti sánmàní ọlọ́bàá sọ nínú Kùránì pé kúl ànábì sọ fún wọn Allahu ahad òní al-ahad Allahu samad samad Allahu samad ni ọba

bí èyàn tó jẹ́ bàbá yẹn kú àbí yáyàn ẹgbẹ́ gbogbo gbogbo táìmù yẹn àwọn yóò mọ̀ lọ mọ́sálásí ni wàláhì mo ti rí rẹ̀ dáadáa ni o tàbí kaba lè kúrú fámílì báyìí tí bá kí wọ́n bá yán wá sí òkú ẹni eh bóyá ìjá lọ kírun gbogbo àwọn yóò wá káwọ́ sẹ́yìn báyìí wọ́n káwọ́ léwọ́ mọ́sálásí yánu fún bí kan wàláhì yóò mọ̀ kírun lé ra wọn ni jẹ́ntù jẹ́ntù lámà sí ẹ̀yìn

ọmọ ọlọ́run tún wá ní again kò tí ìbá yàbí so wọ́n ti tako áyà yìí min kulli wajhin wọ́n bí i pé jésù ọlọ́run gangan ní wọ́n sì bí ní ìtorí Maryam ló bí Ànábì Isa alayhi salam wọ́n tún bí pọ́lọ̀ tún bí mọ̀bí kọ́sọ́ tún bí pé jésù bọ́ sí tún jọ́lọ̀ náà ọlọ́run kan ló tún bí òun náà ìnígbàgbọ́ tó ni wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́lọ̀ sáró làákàyè tí tó wà níbi rí pé ọlọ́run kan lájọ́ ń sin Ah, kọlọ̀bá pa gbogbo wọn pọ̀ kẹ́ tí wò tí tako ìpele sí ti ẹ walam yakun lahu kufuwan ahad aláwọ̀bá wà níbi aláfijọ́ bí olùrànlọ́wọ́ ní jọbẹ́ níbi súnrọ̀ yìí o àwọn orúkọ ọlọ́wọ́ bá àtàwọn ìròyìn fàdí'íhù biha ẹyà máa pè mí ọlọ́wọ́ bàbẹ́ ẹni abúrahman irhamni ọlọ́run wọ́lá pé wọ́n ni abúrahman ṣàánú mi wọ́lá pé wọ́n ni abúrahim ṣàánú mi wọ́lá pé wọ́n ni alghafur foríjì mi amúrúkọ ọlọ́wọ́ bá pọ̀ kòlónkà tó lè mọ́ fi tọrọ èyí tó fi ń fi èyí tó fi ń fi ọlá kìní kan ọlá bàbá kan àwọn bàbá tó mọ̀ bí wọn lọ́lá kẹ̀kẹ́gẹ́ tó fi ń fọ́lá wọn tọrọ ìmọ́ fọ́lá wọn tọrọ fi orúkọ ọlọ́ọ̀bá ti ròyìn ọlọ́ọ̀bá tọrọ èyí tó fi fọ́lá nẹ́bì tọrọ yẹ anẹ́bì lọ́lá sallallahu alaihi wasallam ọmọ ọlọ́ọ̀bá ògbà ọlá ìkàmọ́ fọ́lá rẹ̀ tọrọ kọ̀tán ọlọ́run ti fún aláwọ̀ kẹta ma fi tọrọ nínú ẹ̀ ní àwọn nǹkan ọlọ́run ọba ok tí wọ́n fẹ́ ni mọ́ ni wọ́lá nẹ́bì sọ ọlọ́nà bá ń sọ́nà Kùránì walillahi al-asmaul husna ọlọ́ni èmi ọlọ́ba mú làwọn ń kọ tó rẹwà fad'uhu biha ẹ máa pè ọlọ́ba bẹ́ ẹ máa fi pè ọlọ́ba ọlọ́wà ni pé wadharu alladhina yulhiduna fi asma'ihi ẹ wá ojú ọ̀nà tó tọ́ níbi ọkọ̀ ọlọ́ba àti ìròyìn ọlọ́ba

ọwọ́ èèyàn ríbi ọwọ́ ogi àbóríbi ọwọ́ ẹ̀rin ikẹ́ ọlọ́run ni pé tẹ́jù ríbi ààyúnìnà oún rí báyìí lábí ojú àwọn ọba táwọn ọba wó báyìí <clears throat> fi ojú rí fún ara mọ́ni ara ẹmọ́nà náà lójú o ṣe ń pè yẹn ya ti fọ́lọ́ba ya ẹ̀dá àwọn ìròyìn wa òjò rawa how much more ọlọ́wọ́ bá so ọlọ́wọ́ bá ní ròyìn ó sì lóókọ ókọ tó bá ti ẹmú ní ìròyìn tó bá gbígbẹ́gbẹ́ rẹ̀ mú ní wallahi kìí ṣe irú ìròyìn tiwa tí abùkún bẹ́ẹ̀bẹ́ ọlọ́wọ́ bá ní mọ̀ ọlọ́wọ́ ma utitu min al-ilmi illa qalilan ọlọ́wọ́ ní mélòó la fún yín kíkíní bá la fún yín nínú mà wallahi kíkíní ni ìmọ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá náà àmọ́ ìmọ̀ ọlọ́wọ́ bá kìkín ṣe irú mọ̀ tí yín ìmọ̀ tí yín àìmọ̀kan gbáwájú rẹ̀

ọlọ́run ọba gẹ́gẹ́ fúnra rẹ̀ òun lọba tí ò níwájú kò ní bẹ̀rẹ̀ kò dẹ̀yìn lópin ọba tí ò níbi tó ti bẹ̀rẹ̀ níbi tó yíwa níbi tí yóò pèsè ní àwọn níbi tá ti bẹ̀rẹ̀ so gbogbo tó níṣe pẹ̀lú tiwa àìpé ń bẹ́ẹ̀ àbùkù ń bẹ́ẹ̀ gbogbo tó bá ti níṣe pẹ̀lú àìpé kankan

ọdọ̀ ọlọ́run náà dọ́gbọ́n sí ni vidio fídíò ẹ̀ lórí facebook tẹ́mà máa dúró like tó ní adúrú comment àtàdúrú share tó ní kí n sí kékeré lórí facebook àwọn yóò dẹ́pọ̀ ní fídíò kóyẹ àmọ̀ báyẹ pọ̀ gbogbo kótẹ́sùgbọ́ dání tí wọ́n rẹ́rin <laughs> subhanallah ẹ̀ fi ni ah ni ni subhanallah alhamdulillah tọ́lọ̀ bá ń sọ nínú Kùránì pé in tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn nafaz yóò bá yóò bá tenfaz àmọ́ tí ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́ọ̀bá kò ní tán láyéláyé bọ̀ o ń fi ọlọ́ọ̀bá wéyàn èèyàn lè tó ṣe ẹmọ̀ àwẹ̀yàn tó bá ní 200 naira tó bá búyẹ̀ kan ní 50 naira tó búyẹ̀ kan ní kíní kan tó búyẹ̀ kan ní kíní kan ó lè as at that moment ọlọ́ọ̀bá ò ṣe ń rò ọ̀rọ̀ tí ń sọ yẹ̀wò gbọ́nsẹ̀ rẹ̀ rẹ̀ ẹwà aládọ́gbọ́sí ọlọ́run náà dọ́gbọ́sí ṣé kìí kìí ṣe ọ̀rọ̀ kúfù ní kí ẹmọ ní pọ́lọ̀ ọba dọ́gbọ́sí nǹkan ẹjá bẹ̀rù ọlọ́ọba so anábì ti ní pé in alam tastahi fasna ma shi'tum tẹ́ bá ti lójú tí ẹmọ ṣe tó wùyìn ìtumọ̀ ní pé in tó wùyìn tẹ́ ẹmọ ṣe tó wùyìn ọlọ́ọba so ọlọ́ọba o ẹ gbọ́dọ̀ fi wé kankan wa huwa sami'ul basir ọlọ́ọba lọba ti ma ń gbọ́ ọlọ́ọba lọba ti ma ń rí àsẹ̀míẹ̀rùn lọ́lọ́ọba bó ní ṣe ma ń gbọ́ kò kàwọn tí ẹ ẹ mọ́ sọ pé ma ń gbọ́ sí bèèrè ma ń gbọ́ ẹ̀hẹ́ gbígbọ́wọ́ òjò mọ́ gbígbọ́ tọ́lọ́ọba because ọlọ́ọba ọba tó pè so albasiri ni ọba ni ọlọ́ọba ẹlẹ́bẹ̀ nínú suratu ashura so ilé ni ìgbàgbọ́ tó ni so inshallah al-karim tó bá di jókòó wa tó ń bọ̀ àwọn ìròyìn ọlọ́ọba yìí wọ́n pín sí ọ̀nà bí mẹ́ta àánú bẹ̀rẹ̀ sí ní ma ṣe àlàyé rẹ̀ díẹ̀díẹ̀ kó lè bá yé gbogbo wa àbí Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún imani kọkànwá níbi ẹ̀sìn kó dẹ̀ ṣe àlékún gbígbá ẹ̀sìn wa mú هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بعد سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله